وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا ربنا سبحانه وتعالى فضل أهل العلم وأعلى شأنهم ورفع درجاتهم وأبى أن تخشاه قلوب بني آدم أو أن تخشاه القلوب حق الخشية إلا قلوب العلماء أمتنا كفى بأهل العلم شرفا أن جعلهم الرحمن ورقة أنبيائه جاء هذا من حديث أبي هريرة رضي الله تعالى عنه وجاء من حديث أبي الدرداء رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا بما يصنع وإن العلماء ورث فيها أنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه فقد أخذ بحظ وافر أمتنا جاء رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على جميع الأمة جاء هذا في من حديث أنس مالك رضي الله عنه وارضاه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أمة الإسلام فربنا سبحانه وتسامى قد أوجب الرجوع إلى أهل العلم عند الاختلاف ماذا قال ربنا سبحانه وتسامى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قرن طاعتهم بطاعة بطاعة وطاعة رسوله صلى الله عليه وسلم فقال سبحانه وتسامى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أمة الإسلام كفى بأهل العلم وبعلم كذلك شرفا أن سخر الله سبحانه وتعالى لأهل العلم جميع مخلوقاته فيستكثرون له قال رسول الله صلى الله عليه وسلم معلم الناس الخير يذكر له كل شيء الحديث فقال ورأت زمان مني أثر على كل كلام كلام النبي صلى الله عليه وسلم أنه رجع رفع ما جاك يتبوها أروح أن تلقوه كان النبي وفاني تلقوه لاري أتي أولا النبي عشان صحابة داكم طبعا سعودوا pẹ̀lú ànẹ́bì sọ̀tọ́tọ́ àrẹ̀sọ́ndọ̀ pẹ̀lú jáwọn wọ́n yọ wọ́n lẹ́gbẹ̀ẹ́ o bàbá àti ìyàwó fún àwọn àfáà wa ìké wa fún ìwọ́n lè fi ìkẹ́ o àwọn ayá wa àwọn ọmọ wa fún ìwọ́n lè fi ìkẹ́ àwọn àná wa àwọn ọ̀rẹ́ wa fún ìwọ́n lè fi ìkẹ́ rẹ̀ jọmọ́ra wọ́n gbà sọ́nà sí ìbẹ̀rù ọlọ́sùn kánà wà sáálá wọ́n àmì tí wọ́n rí mẹ́lẹ̀ sí mo sì ń bẹ̀ kọ́sọ̀ ìyá àti ipò níbi ìbùsùn ìbá ìbẹ̀rù tẹ̀síwọ́jẹ́ ìmọ̀nàbí tí á jẹ́ ni ọlọ́run lójú àwọn èèyàn tí kọ́rọ̀ ó sì ti bàjẹ́ ọlọ́mọ́sà sọ pé wọn kó mọ́tẹ́rí Islam Allah subhanahu wa ta'ala ó sì fi àwọn mùsùlùmí pípọ̀ nítorí rẹ̀ ó sì wá ní ìjọ ní mímọ̀ kò sí wá lọ́lá ìmọ̀ká ọba tí ó máa ṣe àǹfààní ìmà tí ó máa darí ẹntọ́mà lọ síbi ìyọ́tọ́ọ̀tọ́ ìmà tí ó máa ṣọ́ ẹni tọ́mà kúrò níbi ìbínú ọlọ́run arúsàlà òṣùlà òbí ìlọ́lọ́mọ̀ bá bí láti sàtàmù sí wa jẹmọ́ra sí orí rẹ̀ wáwà àbí orí rẹ̀ kọ́ sí òótọ́ rẹ̀ ìlàgbẹ́lọ́ àbí òótọ́ ọ̀bẹ̀kọ́ tí àwa gangan kọ́lá ní ọ̀pá ìmọ̀ àdàwó mímọ̀ àwa ti ní ọmọ ìmẹ́fà هذا الرسول نبي بكفر وأرسل بالمدثر النبي صلى الله عليه وسلم ọba dẹ́dà ọ́sọ́tí ànábì pẹ̀lú ìkọ̀ máa kà àtẹ́ni yìí nínú ọmọ ìfọ́ni gbogbo ẹjọ́ bá ìmọ̀ tó wá tí ń sàǹfààní ọba dẹ́dà yọ́nú sí ṣùgbọ́n dájú ìrìnlú mi kọ́nà lọ́wọ́ bọ́lá ọ̀sùn àti tó dé gbogbo mọ̀mọ́lẹ̀ ó ní ọlọ́run bíbá ìṣẹ́ ànábì bíbá ìṣẹ́ tó jẹ́ ìmẹ̀ ẹ̀sìn tí ń so nínú ọba dẹ́dà jàmáà ọba dẹ́dà kọ́bàrà àwọn àpá pípọ̀ nítorí wípé kò sí àwọn òṣìṣẹ́ mọ́ àwọn àpá iná ìlọ́ba dẹ́dà yóò dá tí wọ́n jókòó lórí àjẹ́ àwọn òjíṣẹ́ jẹ́ àdàmù àdíjàbí rọrọ̀ jẹ́ àdíjàbí dàdà rọ̀bí àwọn ọ̀dọ́lá àrọ̀rọ̀ ọ̀rọ̀mà ẹnìkẹ́gbẹ̀rẹ̀ láti Màdínà ìwọ̀ àti Damascus lọ́dọ̀ àbúdàdà torí gbọ́gbọ́ pé àbúdàdà àdíjì kan ọ̀tọ́tọ̀ ní àkúdàdà ṣùgbọ́n ti kó mẹ́rinà nínú nílò damascus tó jẹ́ kápítà Syria àwọn ilé ìrìnlẹ̀ ń pèdè Syria Syria ní wọ́n kò lọ́rọ̀ ẹni ìwá lọ́rọ̀ yára ń kẹ́rù kẹ́rù torí àdíjẹ́ ọkẹ̀ tí wọ́n kò láti pẹ̀dínà ọwọ́ sí damascus ó kílẹ̀ kúrẹ́ àkúdàdà ó dájá ìsìn wọ́n ń tọ́ ìgbàgbà ìgbà kí lọ wá sí ní ìsìn èyí náà wọ́n wà o gbọ́ pé àdíjì náà bẹ̀ tánà ti sọ ní ìṣẹ́lẹ̀ tó lè sọ fún mi máa ó sì tu àtẹ̀yìn torí ẹ̀yìn jẹ́ ọ̀tẹ̀ fún àkúnbẹ̀rẹ̀ ó ní owó tó wá ṣe nínú ẹ̀mí ṣùgbọ́n olówó kẹ́ bá nìkan jẹ́ ọjọ́ rẹ̀ nínú ó ní ọ̀dà nínú tó ní ẹ̀wà ìmọ̀ àkọ́kọ́ ṣùgbọ́n tí a ti lọ́sọ̀ ìmọ̀ jẹ́ ìsọ ìmọ̀ tí ó jẹ́ èrè fún ìrìn àjò rẹ̀ wọ́n sọ pé ó ṣẹlẹ̀ من سلك طريقا أما طريقك يلتفت فيه علما tí fi ń bá ojú rẹ̀ ọlọ́run pọ̀lú owó ṣe ní ẹmà tọ́nà fún kẹta ìlẹ́bí fún òní ṣe lọ́rọ̀ ọba ní ìpàpẹ́ tọ́lọ̀n bẹ́ẹ̀ ní lọ́rọ̀ ọ̀fẹ́ni aláàrẹ̀ àrọ́kùnrin sáàlà lọ́wọ́láwó ní torí pàtàkì àjẹ́ta ní ẹ̀bà mi sáàlà lọ́wọ́ ní torí pàtàkì ọba adẹ́dà náà wọ́n la ọ̀nà kẹfọ́ tọ̀ tí ó rí tọ̀nà ní tẹ̀fẹ́ bọ́nà bá bẹ́ máa kí tọ̀nà ìgbàmà ọ̀rẹ́ lọ àwọn ọ̀rẹ́ àwọn mímà wọ́n ní lára àtúmà ní ìsinmi pé ó mímà yóò ṣe kò kí àdúà lẹ́nu aláìmọ̀kẹ́ níjọ́ míì tó jẹ́ wípé ọ̀nà ti pinnu tọ̀ títí kò pé nǹkan tó tóbi tó bàbà rí òun mọ kàrà fọ́lá ìfún nígbà tí ó wà tó ló wà tó ah! wà tó kí ní ìjọba náà ti bẹ́ẹ̀ oríṣi dáadáa bá àtàwọn àdúrà àgbà ìjọba ní bọ̀rọ̀ orí mímá kú ṣe wọ́n bọ̀rọ̀ kọ̀ ó ní kódà láàrọ̀ orí tọ́lọ̀ ṣe fún àwọn mímá wà nínú ìmọ̀lá ìkàkà lọ́wọ́ àti àtà àdúrà ìrìn ẹ̀yìn bá wá ìmọ̀lọ́ àti ìgbà àwọn mẹ̀lẹ̀kà ọlọ́wọ́ pa láti ẹgbẹ́ yẹn nílẹ̀ wọ́n bá ti kò lé ti àwọn àfáàsì àwọn apákan láwọn lè kàwọ́ rẹ̀ àwọn lẹ̀ ọba fi ọ̀rẹ̀ kìí sí pé wọ́n tẹ́yẹ̀ wọn alábẹ̀kúrú báà ní ṣe òun náà wọ́n tẹ́yẹ̀ wọn yẹ́rì pé bẹ́ẹ̀ kan bọ̀ wọ́n tẹ̀rẹ́ tẹ́lẹ̀ olùgbẹ̀lọ́mọ̀ lè kọjá láwọn lè kàwọ́ wà tẹ́yẹ̀ wọn lẹ̀ fún ẹni tí wáyé ìmọ̀ ọlọ́run ní báyìí àti ìbáyìí tí èèyàn bá jáde lọ sí lọ sùn ìgbà kan bá tó kàwé yẹ tí wọ́n ń lò ó lọ́nà yọ ọ́ pàládà lórí rẹ̀ ṣùgbọ́n lọ sí lójúmọ́ ní padàbọ̀ mẹ̀rẹ̀kọ́ ọ̀fẹ́ yẹ̀ ṣùgbọ́n tí lọ lé kí láti kó kó lè kó múlé láì fún ẹmà ìkọ́ tẹ́yẹ̀ tí èrè lè kí o tí ó fi padà torí pé rírọ̀ fi máa yẹ́sùn náà láti máa fi sọ pé ìgbọ́nà yọrù sí náà wá àwa náà sì yọrù sí ọ ó sì rọ̀ wá ní wà ní ìtẹ̀lẹ̀ ìlànà àwọn àwọn ní àjogún àwọn ànábì ọlọ́run àwà fún àwọn àpáṣẹ nípa ànábì ọlọ́run káwọn làpá ojúbọ ànábì ọlọ́run sí àwọn tí wọ́n jẹ́ òbí olómi tẹ́ bí ìyàwó wọn kọ́ ọ̀pọ̀lọ̀ wà bẹ́ẹ̀ yóò wà ní táìmù sáwọn àmì tó máa mọ̀ sí báwọn ẹ̀fà fún ẹ̀yọ́ kó bá ẹ̀mà máa náà sọ àdéhìí lọ làbúté kìí jẹ́ àwọn tó ọ̀nà wa ìmẹ́lẹ̀ wọn làmáà àwọn àfáàtẹ́ tí wọ́n dá àwọn alọ́dẹ̀ Yorùbá tàbátìlẹ̀ tí bá máa mẹ́rin pọ̀ kápẹ́ lábá ẹ̀ṣẹ́ tó kò lè sí ìlàlẹ́ papọ̀ kápẹ́ lábá ẹ̀ṣí wọ́n tẹ́ àfọwọ́kà kápẹ́ lábá láti bá lọ́wọ́ lórí kápẹ́ lábá àlókì ti pẹ́ yàbá wà ìnáwó ìgbàmọ́ àwọn àfáà wọ́n àníbì wá ní wọ́n tí ẹ̀kùn mẹ́yàwó yàwó nítorí wà ní mẹ́rin wùlọ máa àwọn àbá òkú làmìyà wọ́n mẹ́rin mú àwọn ànábì ọ̀nà ànábì ọ̀nà ní mọ́ sí gbẹ́rẹ́ tó bí olóbe ẹ́ ti mọ̀ wípé babaláwo làwọn ilé tasọmọ́tìbẹ̀rẹ̀ làwọn ilé kí ilé wọn wá lọ ẹni bí ẹni ẹ̀ wá lọ ibi ẹ̀ ti jókòó kan ẹ̀ẹ̀lẹ́ ojú òkè fún ilẹ̀ ojúgbòrò torí pé láàrin bí ọ̀pọ̀ ẹ̀sẹ̀jú wọ́n ti fún ọmọ ọdún bí mẹ́jọ pa láàyè bí ṣe ń dákòkòrò ní ọdún ìbò sí lébẹ̀ padà ṣe àbá alóbìnkọ̀ ọmọ kí lọ́pàá tó fi lọ́pẹ́ ilẹ̀ Yorùbá ni ajẹ́mẹ́ta pọ̀ àbá ní ìjọ́ ìrìnlẹ́ tí wọ́n gbọ́ a jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ọlọ́run èyí tí pàdánù ẹgbẹ́ tó kàdọ̀ tó ti rí sí wọ́n sọ lẹ́nu kò sí ìwà bàlá àwọn tí ọmọ lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ àìmẹ́jì àwọn èèyàn ilà àwọn alúmọ́ ìtìkókò mẹ́sì ọlọ́run kò dìdì ẹbí ìpìlẹ̀ tí wọ́n fi ìsìlápùlẹ̀ lọ́jọ́ kòsù ẹ̀dí ọlọ́bá tí wọ́n pè ní atọ́lẹ̀sọ́lẹ̀ ìgẹ́gẹ́ náà ní láti àwọn àgbáyé tó kọ́kọ́ pọ̀ ẹ̀sọ̀ bí ẹ̀jẹ̀ tó pèsè náà láti ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ní fúráyé ó sì bá wọn kí ni ẹ̀mí pẹ̀lú ìgbà ẹ̀sọ̀bà yẹ ẹ̀bọ̀ ní ọgbọ́n àwọn àlùkò náà bá yẹ kí ó kúrò àtàlọ́ àwọn kúrò làbẹ́ bá yẹ bẹ́ẹ̀ wọ́n ní báyìí tọ́mọ ìkàrà káwọn máa sí báyìí káwọn ìlọ́ bí ẹ̀sìn ní torí ìtàwọn mọ́kùnrin ẹ̀sà lè pàdánù anábìsọ̀ lọ́wọ́ àrùn sálámà fún ọba dẹ́dà inú fún ní ọkọ̀ àjùmáàkí pẹ̀bọ̀rẹ́ ó ti wá jẹ́ pẹ̀lú àjò òtórí rẹ̀ tó ẹgbẹ́ orí àjò òfìsìnì ilẹ̀ wà máa fi kí àjẹ́rí ẹ̀lẹ́wà tó lórí

kò sí nǹkan ìkẹ́lì kan pọ̀ rẹ̀ sí bí wọ́n ọgbọ́n déédéé rẹ̀ ètí ìmẹ́lò rẹ̀ tí wọ́n fẹ́ kọ́kí méjì ni wàbùjọ́rọ̀ ni hálàkà ìmọ̀tàgbọ́n gbogbo ẹni tí bá pọ́nà èméjì ìlò tí ẹ ti dáwọ̀ ó kí ó tẹ́ ó ní máyé ò lè pàrọ̀ àbí kò wò ní ọkọ̀ ó kí ó tẹ́ ó ní wípé kò lè bó ti ẹ kọ́ àbí kò wọ́n máa ń gbọ́kọ̀ ó sì má papọ̀ àbáwá gbé báyìí ọwá ń kiri máa yóò yẹ pé àwọn tí ó débẹ̀ ní orí olùdíjú kú bẹ̀ kí wọ́n ló kéde bẹ̀ pàdé kí wọ́n ló kéde bẹ̀ jẹ́mọ́ra síbi kọ́lọ́kọ́lọ́ sí ní ìbẹ̀rẹ̀ sí wọ́n wà kọ̀kọ́nà ọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ pé ẹsẹ̀ ìṣòro pẹ̀lú yìí tí wọ́n bá jẹ́ pé kí ìpẹ̀jú ní tọ́nà ti fi ojú àwọn ẹni pẹ̀lú ayé tí ẹgbẹ́ gbọ́ láti tún ẹgbẹ́ rẹ̀ báyìí tí àwọn àna ọjọ́ lé ọwọ́ ní ètò lọ́bá ní ọ̀nà ṣe kìí máa bá lọ náà nígbà bá lọ ìrìn rẹ̀ ẹ̀lẹ́gbẹ̀ ọkọ̀ lé ìṣẹ́gẹ́ ìrìnàjò ọba ọjọ́ ọwọ́ rẹ̀ ní ṣe wọ́n lọ́wọ́ tí ó yẹ kí wọ́n tí ó tí ó sì láyà lọ́yà àpùnrin ìtọ́jọ̀ ìrìnà àdínlò wọn tó ọmọ wá màtá ọgbọ́nà dá sínú bẹ̀lẹ̀bẹ̀ tó rà tó kí o igbá tọ́fẹ̀ lọ́mà dá omi ìjúsì tó wá tọ́nà lọ́mà ìjọba wá pé tọ́ọ̀nù pé ọwà wálé tó ti dáwọ́ tí ìfẹ̀rẹ̀ òsìn wọn ó ti dáwọ́ kí ló ìrònú tí ọ̀bá láti lọ sí gbogbo àmọ́ rẹ̀ kàmọ́ jẹrẹ lẹ́yà káwọn sí kú olùlẹ́yà tọ́bá ti yàn kó ìgbà náà wà gbà wọn tó tàbí ọ̀pọ̀ ọwọ́ àwọn tó bá rẹ̀ ọ̀rọ̀ àwọn ní ọba ti ń fà láti pẹ́kìsẹ̀ tó ti mẹ́ta ọmọ ọgbọ́n ọgbọ́n ìgbà àtàdá ọmọ àfihàn ìgbọ́ ìdílù rẹ̀ tí ó bá ní ẹnìkan wáyé wáyé wá mú ọ̀rẹ́ kẹ́yẹ̀ bí mẹ́ra mẹ́ra mọ́ ah ìgbà bàbá náà bá gbà sọ́nà ọlọ́rọ̀ àkàdá àjọ ẹ̀fọ́n bá bẹ́ẹ̀ nígbà tó ń parí ẹ̀fọ́n àwọn tó ah ẹ̀yìn àwọn tó ń bẹ́ẹ̀ jáde ìkẹta tó wà fi kún àdúrà ìlú èyí ṣe káàkọ́ wà láàrin ìyẹn o ní ìṣíwàdà àgbé ìgbà ọ̀fẹ́ pẹ̀lútàdà ó dínú ní àwọn àgbé bẹ̀rẹ̀ àbọ́sọ́kùtù àbọ́ ọ́pṣà àbọ́dá àbọ̀wẹ̀ ní òun àwọn ọmọ ìpàkọ́sàgbé wọ́n sì kà káàkiri

gàdá àtọ̀gbẹ́ gbogbo ẹ̀fọ́ fọ́lọ́ bá dáa ní ọ̀rọ̀ sáà tẹ́rù balẹ̀ ó gbọ́dẹ̀ pé ọ ọjọ́ wọn wákà nígbò gbogbo ẹ̀jẹ̀ wọn lè kó o àwọn òjì gbogbo ẹ̀fẹ́ ṣe Àjọ́ pàjẹ̀ ìjọ́ ọ̀pọ̀ dípò tí ọmọ fi wọ ẹ̀jẹ̀ wọn tàbí ọmọ ńlá nígbà tó wò ní tàbí àjọ ọ̀là wọn ló bá gbẹ́nu ohun sí bí ẹgbẹ́ inú ẹgbẹ́ bàbá bàbá sáka ajágun kàgbẹ̀ká nígbà tó dáṣọ bàbá wọn wọn káàkiri títí títí ó wá tó bí mẹ́ta ti láàrọ̀ ẹjẹ́ àwúlé rẹ̀ láti ní yóò rí orí gbogbo kí wọ́n wà wá fífà ó ní wà fún àwọn àwọn ọmọ ẹjẹ́ wọ́n wà wá fífà ní bá sákòrò ní ọ̀pá ní òwò olúwàdí wọ́n sá gàṣọ́ ọdọ̀ sí wọ́n sá kìí gbọ́ kẹta ìrẹ́wọ́ wípé sẹ́ǹkẹ̀kẹ̀ ìlàmù wọ́n ní ojú tí pọ̀ ọkùnrin àdúgbò wọ́n ní ẹgbà àwọn àdọ̀ ọ̀sọ̀lọ̀sọ̀ jẹ́ tó ọmọ tó òru alágbàrá ní ọjọ́ àwá tí ó gbárádọ̀ ọ̀dọ̀ wọ́n ní kí náà sọ bẹ́ẹ̀ àwọn òun oṣù jẹ nìkan bá sì jẹ́ díẹ̀ díẹ̀ ọdún kan làwọn ará rẹ̀ àkọ́kọ́ àti pẹ́lẹ́ àkọ́kọ́ ọdún kan nà bẹ́lẹ̀ ní àkọ́kọ́ ọdún náà lọ ìnà lọ mẹ́ta ọdún wọ̀ lọ ìnà ọ̀pọ̀ àkọ́kọ́ gbọ́ọ̀pọ̀ tí àwọn ẹ̀kẹ́lá jẹ́ àṣìṣẹ́ lọ́dún àdìkú àpàdé èyí sí ẹgbẹ́ gbogbo ẹ̀dí ọ̀dún ní máa ń lọ tí pàtàkì èèyàn sọ wípé báyìí àwọn ọba sí rí káyíwátà fún àwáyé wọ́n rẹ̀ bá àwọn ọkẹ̀lẹ́ kọ́rọ̀ wọn bá mẹ́rin wọn kọ́ kàbí wọn yá sí aláwọn fọ́pọ̀ mẹ́jọ yìí àwọn jẹ́ ìrúmáwò èèyàn lójú ogun kò sí ní ìmọ́mù ló wà nígbà bá ń parọ́ bẹ́ẹ̀ jà lọ́wọ́wọ́wọ́ ìmọ́mù wà tẹ́tẹ́lọ́ máa jẹ́ o kí mọ́mù bọ́ọ̀lù anábì wá láwọn àfáà ní ẹjọ́ fún àwọn ànábì ọ̀dọ́ ẹ̀fà ní ìlú ogun kí ni ó dogun àdúgbò wọn ni wà ní ìtẹ̀lẹ̀ àfìyà láti wọ́n ní kò dínà wà dìrà mẹ́ àwọn àtàbí ọlọ́run kiri wọn ò fi dọ́là lẹ̀ wọ́n fi páìsì lẹ̀ wọ́n fi dínà lẹ̀ wọ́n fi dínà ilẹ̀ wọ́n wà ní nàmà wà wọ́n fi rẹ̀ ìmà ni wọ́n fi ilẹ̀ pàmẹ́ àpọ́tà wọ́n pàmọ́tà àpọ́tà fi hàn sí wà kiri ẹ̀kọ́ bá ẹ̀rọ ṣẹkùn gẹ́tọ́rọ̀ منحدر ó sọ́rọ̀ ní àdúríà pẹ̀lúkúnnà ẹ̀sọ́rọ̀ rẹ̀ ayẹ́tẹ̀lẹ́ fìdí mẹ́rin ọjà rẹ̀ máa ṣe ṣàtọ̀lọ́ máa ṣàtọ̀lẹ́bí tọ́bá kó tọ́bá pà ọ́pà tàbọ́bá ẹ̀dọ́dà ní tọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn tí ó ní lọ́nà àlàáyé ó ti sún wọn tí ọ̀bà ní sún wọn ni àwọn èèyàn ló wọ́n pé lè máa ṣe àkúrá

wọ́n fún owó ọmọ wọlé owó máa sọ ìrìnàjẹ̀rù ẹwà rẹ̀ àdúnyà mẹ́rìnúnà ayé ìlú gbẹ̀gbẹ̀ wà mẹ́rìnúnà máa fi à gbogbo títì gbẹ̀gbẹ̀ ilẹ̀ ìwé tí yẹ́yọ́ òyìnbí bọ̀fẹ́ gbogbo ọ̀fẹ́ gbogbo láì ẹlò ní ìlú kọfẹ́ nígbò òkú fúnra ọmọ ní ẹni wà náà kọ̀bá òkú ilẹ̀ ìlú fún òun náà ẹni náà ara ti kú ó tó lọ ẹwọ́ ẹgbà fi ṣe yá àwọn òun náà ẹgbẹ̀ ní òun tó lọ Wọ́n rí mọ̀ bí à, àníbì wọ́n ajá yẹn. Ìgbà mọ̀ ní bíbí àti tó lè sóyàn mọ̀ nínú ayé káwọn àfihàn àwọn àjárí àdíkìlá àbí ìkàtọ́ lè máa darí ẹni lọ́sí ìmọ̀ràn tí ọlọ́pàá ẹwà lọ́wọ́ wà láàárín wà lẹ́mọ̀ta ágbìmù tí àti ìṣẹ̀lẹ̀ká tẹ́ẹ̀bá jẹ́ ó mímọ̀ àti ọmọ tí ó náà kọ́ àpá àtọmọ tí ó àwọn méjèèjì ọkọ̀ máa bá wà nìkan náà ilé ìpọ̀ tó ilé ilé ìlú ọ̀pọ̀ tó ìpìnà tẹ́ẹ̀ àbí kéèyàn jẹ́ àpá tí ó

tààtí lọ́wọ́ wá ọ̀fẹ́ ìtìrẹ̀ ìrẹ́ àwọn yang tó wa ni ìgbòmí ni, ìgbòmí wa ìṣẹ́gbà tó wọ́n ni mahu àwọn àgbà àfáà àlàyé nínú kùránì níbi lọ́wọ́ ọ́dà àfáà rice, rice. ráìsì débi wípé wọ́n di olórí gbogbo jùhán ní kúfà wọ́n di olórí gbogbo àwọn náà berapa kúfà wọ́n wọ́n ti lé 40 years ẹ̀rọ ní ọ̀rọ̀ dà ọmọ kan lówó ní ìṣẹ̀lẹ̀ mẹ́rin náà ṣọ̀bájúra náà 15 years ní ìrìnàjò ó rẹ̀ dàbí rẹ̀ nítumà ìyá tó wọ́n na ọmọ rẹ̀ lọ́gbà ọmọ ìsàlẹ̀ èdè ìyá òkú sí ti gbà ọkùnrin náà ọwọ́ adé àbá wọn ọwọ́ adé wọn gbogbo ìdáàrù yìí fún ọlọ́ọ̀gbọ́n báyé ló ṣe kẹ́yìn Gbogbo ẹni ni wọ́n jẹ̀rọ wà lórí. Bàbá bàbá rẹ̀ gbà. Kí a rádé, ẹ̀mà ìlú ìgbà, ọdí tí ọ̀rọ̀ jẹ́ ní. Àbá àwọn ajẹ́ ìgbà ara padà ní ìlú. Wọ́n wọ́n jẹ́ ní lọ́pàá ìfẹ́ tó sẹ̀lẹ̀ sí wọn nígbàtí ọkọ̀ láti lè fún náà wà lẹ́ òní rúrọ̀ pọ̀pọ̀ sí ìdílágbọ́ ìdí òfilé sọ wípé àwìsọ́n ti mọ̀ tí ò pọ̀ sọ bẹ́ gbogbo tó dé òun náà tí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ ghana mọ̀ sọ ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ gbogbo tó dé òun náà tó tè báwọn ní èdè ara wọn ni àgbẹ̀bẹ̀ àfàbà ń pọ̀ láti lè tó lọ́nà kíra wọn sí kí ní ìná ìfàgbára padà náà mọ́ pẹ́kí bá sí kò ní padà sókà inú mọ́ mẹ́kọ̀ọ́wà ìmìlálẹ̀ bí ẹ̀sẹ̀ rí ìgbàgbọ́kànlá lọ́wọ́ ayé oúnjẹ tí ó gbé gbáńgbó jẹ lọ tọ́wọ́ ti tẹ́jẹ́ ráyì ọrọ̀ ọ̀pọ̀ lọ́tàmọ́lẹ̀ padà ó sì tẹ̀ pé òkèrè tọ́jú lọ́jọ́ lọ́pàá òun ó lè rẹ́bọ́ kí ní ìgbẹ̀rẹ̀ dáwọn lẹ́nu ẹ̀ àfáṣà lóòrùn ó rẹ́

àfá àwọn ajé olórí ẹni tí wọ́n jẹ́ pé ìtọ́ bá wúlò ní ọ̀rọ̀ ẹni wọ́n máa jẹ̀má káwà pàtà anábìwá sọ́dọ̀ ọgbọ́n àìsànlá ọba ẹ̀dà sàpẹ́kẹ̀ ọba ẹ̀dà ó sọ fún ànábì wípé sọ́kọ̀kọ̀ ìrẹ́ tí a bá ti tẹ̀látẹ̀ ìtẹ́tẹ̀látẹ̀ wà náà àti àwọn tó dúkù ó láti àwọn àbá yá àyíwá lẹ́gbẹ̀rẹ̀ àwọn àti ìmúwà àti ìrọ̀sùnwọ́ orílẹ̀ àwọn ìgbà ó rẹ̀ wọ́n ìrìn fún ojú méjì àwọn àpá ojú mẹ́ta àwọn àpá àti àwọn apá kan ti sí àwọn ìjọba àwọn apá kan ìjọba nìkan ìran apá ló àwọn apá nìkan ní jẹ́bẹ̀ àwọn apá kan dàbí yé ìpọ̀ ní àtàfà àtàwọn ìjọba orúkọ ìlà ìrìn fún àwọn apá ọ̀dọ́ àtòwò ẹgbẹ́ àti àwọn àtòwò ní wọ́n ti ní ìjọba bẹ́ẹ̀ àṣírí ọ̀rùn onímọ̀lọ́dọ̀ àwọn àfà ajẹ́kù ìjọba tí ó wà fẹ́ síkè àwọn àfà àtàbí ó ti máa fi lérí padà kó ní àṣírí àwọn kẹ̀kẹ́ oòrùn mú nǹkan sẹ àwọn àfà àjẹ́ òkú sàlàyé ó lè ẹlẹ́ẹ̀kejì in kuntum la ta'lam ẹnu bí àwọn àfààní rẹ̀ ní nǹkan bá dáhùn ayé lójú tí ò yé kúrò dáhùn bẹ́ẹ̀ni àwọn ti dàgbà ní olè gba wọn kí àwọn ọmọ wá sí àwọn sì gbọ́nà àwọn èèyàn pé wọ́n mọ̀ pèsè fún àti sàárì àbọ̀wàtà kí ló dáhùn ìdásẹ́sì ọ̀nà tí ò yé wọn lóòrùn ìjókòó ẹ̀kan wájíbà wọ́n tẹ́kọ́ ìlú oní ọmọ rọ́pọ̀ àwọn ọmọ ọdún wọ́n lè gbé sáàdì fún ọjọ́ tó máa wẹ̀ náà jẹ́ wọ́n sì lè gbé sí kọ́dà wọ́n lè wọ́n tẹ́lú àwẹ̀ káàmù ọ̀nà náà àwẹ̀ ìkọ́gbọ̀n àgbọ́fẹ́ ìjìnlẹ̀ wọ́n wá ní ọjọ́ kan oṣù ní ìjọ́kọ̀ kan náà di alẹ́kùnrin ìzẹ́máàlì àwọn ọ̀pá ìlọ́kàn rẹ̀ fún ọmọ náà ọjà ogun wa padà bákan náà ọba dẹ́dà ọba kí wọ́n sọ pé ó fẹ́ máa tàbí ìmàkà ìgbàgbà náà ní ọlọ́ni ọba على الله المواساة بين العلم والجاهل لا وأنا هل يستوي الذين يعلمون والذين لا يعلمون سوى سوى لما سوى في الله عليه النبي كلا جماعة قبل الصلاة إن طوال يوم كان ونبيه sọ́rọ̀pọ̀ tí a rí àkọ́lù pípà tí è síwá sí ó pọ̀ ìgbésí kí yóò itu? i tó báyìí bá ti ń tẹ̀ èso pé ìyọ̀ àti láyé mọ́ èyí ó sì mọ̀ dáadáa ṣùgbọ́n tó bá lọ tó bá pọ̀ wọ́n máa dé kí o bí wo òye kí atẹ́kẹ́ àmà sí àdúgbò àwọn aláìní kọ́sọ̀ rẹ̀ dáadáa o torí pé bọ́wọ́ owó lè ní ìrànwọ́ nínú ẹ̀bọ́lè bí ọ̀bàjẹ́ náà lọ́yẹ̀ bí lẹ́tọ̀ kàngàtì ẹ̀gbọ́n wọ́n sọ lóró rẹ̀ náà lóró náà lè máa náà lórí ẹ̀kẹ́ o ṣùgbọ́n àtàà máa gbẹ ní India lónìí first layer àwọn ọmọ ti wọ́n tán second layer àwọn ti wọ́n tán gọ́ọ̀tù náà ti lọ pẹ́rẹ́ àwọn sílẹ̀ bẹ́ẹ̀

tàbí òkùnkùn àmì ẹwú bàbá mọ̀ ìgbàrọ̀ ẹwù àkàwà ní ẹwù kí ó jẹ́ pọ̀pọ̀ èyí ẹwù bí ṣe rán iná ọ̀rọ̀ rárá mọ́rọ̀ lè ṣe láti bí náà orí ìrìn àkà láti bá ní ìrìn àlọ́ láàrín lọ́mọ̀ràn èèyàn wọ́n bẹ́ẹ̀ yọ́mọ̀ gbàládà ògùn sí tẹ̀mà yọ́mọ̀ gbàládà ìlọ́ pàtó ti jẹ́ pé ọlọ́run ní kánàbí ògbòdúró ànàbí wá kọ́kọ́ yà ní ọ̀wà ọ̀kọ́lé láyé èèyàn bí wọ́n á kọ́ lẹ́kọ̀ọ́ kì í sí lọ́wọ́ fún àrẹ àdébẹ̀tì wọ́n bá jẹ́ méje tí èèyàn bá ṣe báwọn èèyàn kan ní ẹ̀fẹ́ wo káwọn ọmọ òpé dàdí kí ni ìtumọ̀ tí ó ní ayé wa ní ìsìn ọlọ́dún sọ́dọ̀ gbogbo ọ̀nà déèyàn bá wá gbà fún fífẹ́ ìmọ̀kà lọ bẹ́ẹ̀ ni ó sì máa gbà láàájá lọ kí tó gbà já àwa kí àwa kí a kó yẹ lọ́tọ̀ èmi lọ sí kí àlùwàkíìlú ni wọ́n ti gbá bìí jímà bí lẹ́ẹ̀rìn kì sí náà àgbà àtàwù àwọn ní wọ́n padà kéde wípé wọ́n fẹ́ ṣe ìpàdé tí a orílẹ̀-èdè orí lára sí jẹmọ́ra àwọn tí wọ́n mọ́ sí pàtàkì wá bí wọ́n kò máa wá kọrin kì lórí rédíò nípa tí ó ní akéde ẹwà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ọdún àìjíbìlá ẹ̀dá ẹ̀ẹ́jẹ́ bá ẹ̀dá fún àwọn tó jẹ́ tí wọ́n pọ̀ lọ́dún ewu ló jẹ́ ìgbẹ̀rún lóbi tó jẹ́ ká àtàmọ́tà ní àà ó ní oṣù òkè kan sẹ́kọ̀ọ́ sórẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ sọ oṣù òkè ìlédè àwọn tó ti ṣe fún ṣe ti olówó tó ń bá kájẹ́ lórí wọn ẹ̀ tó lé kéèkù nílé 500 lamẹ́ríkà tí èsì ìdílé kéèkéé tí ò ṣe tó ti lóbi ju òpó bàbá tí ẹ wá lè sọ díẹ̀ fún àwọn èròjà tẹ́lifíṣẹ́ ó sì dé ọ̀rọ̀ ó sì dé ọ̀rọ̀ nítorí pé ọbẹ̀ àjẹ́nú mẹ́rún náà máa lò gbogbo ọ̀rọ̀ láti wọ́n láti rẹ̀ yóò ọ̀rọ̀ àti ìlànà ẹlọ ṣe ẹ́ẹ̀sì wà pẹ̀lú àtàkọ́ parí ìpàdé ìpàdé oòrùn kó wọ́n lò fún gbọ́ méjì lọ́wọ́ torí pé kò ṣe wà ní jẹ́ kò nílé ìrọ́nà ìgbẹ̀rún ọ̀rẹ́ ẹ̀wà fún àwọn ọmọ Nàìjíríà ẹ̀kọ́ ní nọ́mbà olóògbèrè ẹ̀bà kan 0825934899999 àwa wọ́n wá ń ṣèpàdé tí a gbogbo àgbáyé ọ́nù mẹ́fà ní pẹ́pẹ́ téèyàn bá mú tírélà wọn ọ́nù kọ̀ọ̀kan tírélà kìnnìkan ọbẹ̀ kúta àdìlódò tù ti rí tọ́bẹ̀ yọ́ngẹ́ ìlú èkó sí àdìlódò tó bá ti ẹ̀jẹ̀ pé ààrà tí ẹ̀yọ́ kan bọ̀ èrè tá a jẹ́ tẹ̀lé pé a ti ṣọ́ọ̀bù wa tó báyìí a ṣe kí wọ́n gẹ́gẹ́ rè é ẹwà wo tí wọ́n ti rọ́pò ètò ẹ̀ka bá ní àfa àti àwọn bá ní ara odó òkú nǹkan ọ̀tá ìrọ̀lọ́kúlọ̀ ní àbá kìí sí títẹ́ ilé wò àti kẹ́ẹ̀bẹ̀rẹ̀ nǹkan mí nǹkan gan ọ̀tá ẹwọ́n ní àárọ̀ kí ní ẹ̀dí ìṣẹ̀gbẹ́ mi jẹ́ nǹkan kọ́kẹ́kọ́ máa wọlé ojú wọlé mẹ́rin oríṣìí pọ́lọ̀pọ̀lọ̀ àgbègbè inú wọn sáramà fẹ́lẹ̀ sáyé mú kí o fi gbọ́ra wọn àwọn gbọ́rọ̀ bà dẹ́dà wípé ó sì rífẹ̀ ẹ̀mú mẹ́ òye ká wà ní ó ọwọ́rẹ́ dàdápọ̀ méjì àwọn àlóòrùn nàìjíríà wọ́n ni lẹ́yìn àkáàkù wà ní nínú ọ̀pọ̀lọpọ̀ bà dẹ́dà ìlú lóṣìṣ làwọn olè wà bẹ́ sí àjọ́pàdé lórí dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí a táàtì wá tipẹ́tipẹ́ èyí tó sì fa ìdí lílọ ìlú òun náà ní láìpẹ́ ìtàkọ̀lọ́wọ́ tó jẹ́ ibi láti máa pípà náà sọ́gbọ̀ngbọ́ àwọn ọ̀sánlá àkọ̀bàdé àdáàmù mẹ́jọ wọ́n máa ilẹ̀ ìkọ̀kọ́wà gbogbo ẹni tó wá dá sí ìgbà tí àná mọ́sàásọ́lẹ̀sọ̀ lórí àdòláyà láti àmà sọ́rọ̀kọ̀ já ní a máa mọ̀ wípé ẹ̀sìn wa ẹ̀sìn tó máa ẹ̀sìn wa ẹ̀sìn tí èyí tí ẹ̀sìn ẹ̀sìn ni ẹ̀sìn wa ẹ̀sìn tó ṣe é sọ ní ẹni ààyè ni ọmọdéjà wá sàmà wájọ ètò wá kúrò ìsìn ó àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àgàgà àwọn olówó olówó wa wọ́n ń tọ́mọ níbọ̀mọ olówó wọn ò tọ́mọ níbọ̀mọ mùsùlùmí o ìtí wọ́n kú olówó o ní kọ́tọ́ wípé déètì tí ó wà lẹ́nu ọ̀nà fún àmà rẹ̀ wọ́n máa sọ wípé 50 million rà ọ̀dà tí ó fi kún white house gẹ́gẹ́ ní sísì ìdáwọn lábẹ́ríkà ọ́kìtọ́ ìjẹ́gbẹ́gbẹ́ kọ́dà oṣù bí ọmọ tí ó lọ fún mi ẹ láàrin oṣù kan kàgbọ́gbò bàbá ààbẹ̀gbọ́nù ìbáwà close your eyes. let us pray in the name of Jesus in the name of the pray ọ̀pẹ̀lọ́rùn ilẹ̀ ọ̀pẹ̀ ìwé ní nínú létí ẹ̀sùn bá àkórí tí ó ìjẹ́ ìkẹrẹ ìwé náà fún mẹ́yà jẹ̀mọ́ ìlàwó èèyàn bá dé bí ìtọ́rọ̀ wádà lónìí bàbá àti àwọn ṣùgbọ́n ọmọ ọmọ méjì náà ní alápọ̀ òjá ìwọ̀n gbé ara wọ́n lọ ní àwọn sítíwọ́sì ìsẹ́ntì àwọn pàṣẹ mẹ́sàájì ẹ̀ẹ́dẹ́ ti máa ní ìgbìyà ìyà rán tó kúmọ̀rà ìtìwà china mùsùlẹ́wà ní ó mẹ́rẹ́kẹ̀ẹ́ ó tẹ́ bìsáìdì náà ó tẹ́ ẹ̀dùkẹ́rẹ́lìtì ni wọ́n jẹ́ ìrìnà tó ẹni gbogbo ẹ̀ náà gbẹ̀rẹ̀ náà gbẹ̀rẹ̀ bá bá fún ọlọ́run náà ọlọ́pàá ìnáàlà ń pè wọ́n pẹ ọlọ́run ọlọ́run bàbá ọlọ́run ìdímọ́ ọlọ́run kẹ́lẹ̀ ọlọ́run ti ajẹ́jẹ́ ọ lọ àpò àwọn ìjálẹ̀ wọ́n fi wá lẹ̀ àwọn ọmọ wa mẹ́jọ kọ́ta sí àgẹ́rẹ́ ayé ti di ayé tó jẹ́ media ọba àyàndà nílé yóò sì àdúà tọ́pọ̀ tó bàbá lẹ́dà ó ní òbí ní jẹ́ káàkiri olùgbò sára Àdúsàsánà ni máa ń sí àdúrà ìkọ́ ìgbé Allahumma àdíúnì máa yàn fọ́nì, wọ̀n fọ́nì máa lántẹni, ọlọ́pàá ń tọ́ ọba fi mọ̀ mí, èyí tí ó sì ní lábàá ìmójú ọmọ jẹun, mọ́ jẹ ní ìmọ̀ tí ò ní wúlò fún mi o ìdáríkà jẹ́ àmì àti ìsáfún ìzẹ́yìn òṣèwọ̀n tí ìzẹ́yìn bàrà tí wọ́n sì fi ìtàkù mọ́sílẹ̀ tọ́jọ́ dà ìyámà yùjáwò ìrọ́jù àbí wọ́n ti wọ́n ọmọkùnrin wa fàyúkọ̀ bí náà ọlọ́dẹ̀ ìrúnà wọ́n bá ń lẹ̀rún náà fàtẹ̀ǹdẹ́lìkò àkọ́kọ́ òru láàrin àkọ́bàtì ibi tó jẹ́ máa dúró sí bá ń pẹ́ ìsáàkì agbẹ̀rún rẹ̀ nígbàtí wọ́n bá bàdá lè rẹ̀ lọ́kàn lẹ́yìn ìfún wà jáde mẹ́ yọ́ mọ̀ wá gbé kò òyì àti sàlàyé ìtàn bá di lórí oríṣò gbogbo tí ètò wà ní ọjọ́ wọ́n mọ̀ wá gbogbo ẹran lórí ẹgbẹ́ tí wọ́n bá kí wa ní tó ní ọ̀rọ̀ ipò tí ọ̀bà tó bẹ́ẹ̀ kí mú tí ẹ̀ tó ti lékún o fàyẹ̀ lẹ́màrí àwọn náà àwọn ọmọ bà sókò wọ́n bà ní tí wọ́n ti mọ̀ ah àṣàfà àwọn kùránù alákàtù táwọn ìmọ̀rún sí wọ́n kọ́ mọ́ gbájú lọ́pàá wà láyé yóò ní bọ́lá wọ́lá àti ilé òun lọ́sọ́ sí gbogbo ẹsẹ́ ẹgbẹ́kùn sẹ́jẹ́ nínú kan tí wọ́n kọ́ mọ́ kámọ́nà ìdájú wà àti ìkúsẹ́ ọwọ́ tó gbẹ́gbẹ́rún ọlọ́run ẹ̀sùn ara rẹ̀ rí ẹjọ́ ní àlejò kọ́ ìlàbí pariwo pariwo pé ẹni tí bá ń ọrùn wọn nìkan kọ́ wọ́n máa jẹ méjì wọ́n máa jẹ wọ́n jọ wà lọ́wọ́ rẹ̀ àríkíà ṣùgbọ́n tí ẹ káàkiri fún mi ká mọ̀ wá bẹ̀ ní ti ọ̀bà dẹ́dà gbogbo tó ti mọ̀ wà lóhùn ìṣẹ́ aláǹfààní ni o gbogbo tí ó sì wọ́n láǹfààní ó ní kó fi mọ̀ wá o àtàwa àtàmọ́wa àtàyàwa àtẹ́bíwa méjì àyà àwọn ọ̀gbọ̀dá ilẹ̀ bẹ̀rẹ̀ alhamdulillah فالحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعلمون ثم أصلي وأسلم على قبر برحمة العالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام فقد فضل الله سبحانه وتعالى العلم وفضل أهله على سائر خلقه ورفع الله سبحانه وتعالى قدرهم ورفع درجاتهم قال الله سبحانه وتعالى والذين أوتوا العلم منكم درجات فربنا سبحانه وتعالى أعلى ذكر أهل العلم وكيف لا فهم ورثة الأنبياء جاء هذا الحديث أبي هريرة رضي الله تعالى عنه وجاء من حديث أبي الدرداء رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه فقد أخذ بحظ وافر أمة الإسلام كفى بهذا العلم شرفا أن أمر الله سبحانه وتعالى بما خلقه أن يستغفر لهم جاء مصرحا من حديث رسول الله صلى الله عليه وسلم نعلم الناس الخير يستغفر كل شيء الحديث أمة الإسلام وقد عرف صلى الله عليه وسلم على أمتي طلب هذا العلم الشرعي جعله الحديث بن مالك والحديث بن الحسن أن رسول الله صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم بارك الله لكم فيكم وسنة ونفع الله واياكم بما في أمانتك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر ولا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام أهل العلم علموا قدر هذا العلم وعلموا مكانته فقالوا من سلك طريقا يظنه الطريق الموصل إلى الله سبحانه وتعالى بدون علم فقد سلك عسيرا ورام مستحيلا كيف لا ربنا سبحانه وتعالى أثبت في كتاب العزيز أن القلوب التي تخشى حق خشيته قلوب العلماء قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء أمتنا أوجب الله سبحانه وتعالى طاعة أهل العلم بدأ طاعة طاعة رسوله فقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإذا الاختلاف أو اجتماع الأمور بعضها ببعض أمن الله تعالى بسؤال أهل العلم فقال فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أمة الإسلام ففروا إلى الله ارجعوا إلى كتاب ربكم وسنة نبيه صلى الله عليه وسلم ففي تمسكوا فيما ففيما فوز لكم وفيما سعادتكم في الدنيا والآخرة ونسأل الله تعالى كما قال الإسلام يسأله أن ينفعنا بما علمنا وأن يعلمنا ما ينفعنا ونسأله سبحانه وتعالى يرفع قدرنا في الدنيا والآخرة وأن يرحم علماءنا أحياء وأمواتا وهو على ذلك قدير وبالجبل جدير وأسأل سبحانه وتعالى أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوء المسلمين اللهم ربنا أعز لسوء المسلمين ودمر أعداء لا الدين اللهم ربنا دمر أعداء لا الدين الله ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعملنا بما نعمل فنمع الذنوب والمعاصي اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا وأن تقل ذلك المستضعفين من المؤمنين ومن في كل مكان اللهم فك أسر المسلمين يا أرحم الراحمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ومن عذاب الآخرة عباد الله وأنا من ربكم سبحانه وتعالى أمركم بأمره بدأ بنفسي وما وثنى بما ذكر وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يسلمون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسؤول القائل كما قال سيدنا ثابتة من صلى على صلاة صلى الله عليه الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها وفيها ما تشتهيه الأنفس الأبصر وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون الله أكبر سمع الله لمن حمده الله أكبر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 وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقب علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن ولكن أكثر أكثرهم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله